láti kó gbogbo àwọn tàbí àpá ní ayọ̀ láti áńdìdé pẹ̀lú pẹ̀lú tí máa sáwá. Wọ́n lè fi lọ́wọ́ bá Sheikh Ahmed Afika Kàfibára ní pẹ́lọ́dọ̀ ọlọ́run kú ìfẹ́ tí ń gbọ́bọ̀ látàárọ̀. Gbogbo lágbogbo bàbá Ṣẹ́wọ̀n Ìṣàhákà, ọ̀dá kárí gbogbo àwọn fẹ̀rí jí ní ọgbàdé àti tó tún súnmádé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 محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله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 وآلهم وصحبهم وآلهم وصحبهم عن الساعة gbogbo àwọn alfáàs tí a ti gbọ́ ọ́nà Al-Qur'an Al-Karim àti àhàdìsì nábàwí ẹ̀ṣẹ̀rífà títà bá lè fi kí ọlọ́run láàárọ̀ níwàlẹ̀ lálẹ́ ńlásàjọ síbẹ̀ tapọ̀ mátàlá ti fáwọn nábì àti àwọn jíṣẹ́ ọlọ́múládẹ̀ báwọn tí wọ́n ti jíṣẹ́ bọ̀ ń jọ sí ọlọ́run ti bẹ àwọn àkàkú ẹmọ́ jẹ́ ملة آدم وابدول النبوة محمد صلى الله عليه وسلم وابدول gbogbo àwọn àfáà wa wọ́n ti wọlé lọ àtàwọn òbí wa àwọn tí wọ́n sí bàbá Sẹ́rọ Ahmed Abika àtàwọn tó tọ́ wọn lọ́kùnrin lóbìnrin táwọn náà ma pẹ̀lú ṣàṣúwà fún àti àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn ọlọ́mà tí ó wọ́n. Nínú àwọn ọmọ tí ó bàbá wa lórí Yusuf ayẹ̀nà, wọ́n fẹ́ kárí gbogbo àwọn tó ń jẹ́ jẹ̀mọ́ àtọmọ tí ó wà tí bí àtàrà lára bàbá iná ọlọ́mà tí wọn. Bàbá Ṣẹ́ta Adam, bàbá Ṣẹ́ta Adam, bàbá Alágbàjì, masu mọ́sájúkí wọ́n bí kárí gbogbo àwọn ẹni ọlọ́run tó yà fáwà alìmì nílọrin àti gbogbo àwọn ẹni ọlọ́run lórí gbogbo ẹ̀rẹ̀ ayé bísmìlá àìtàkùsí iná ń zẹ́lá ọkọ̀ ìfọ̀wọ̀lá Allahu la ilaha illa huwa al-hayyul qayyum لا تأخذه سنة ولا نوم ما هو في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعوده ثم ولا عليه العظيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله أستاذ يونس حتى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

أحد الله الله الصمد الله الله الله ولم يكن له الله إلا أحد الله الله الله أكبر أحيي أحيي أحيي رجال الحي في كل لحظة وفي كل أحوالي وفي كل ساعة أحيي رجال الحي أكبر وفي كل لحظة يشوف الجميع وجنب سيبه àríkìlẹ̀ tí wọ́n years 70 years ní bàbádáyì wọ́n jẹ́ ń bá sẹ́bọ̀ ooo ní tí àwọn Yorùbá ń pè ní ooo ní ọdún tí ò tí níye tí ò tí dé kà tí ò tí ní ní wọ́n ní oó wọ́n ti ẹnu tí wà dáhùn láti bọ̀. wọ́n ti ń bá sẹ́bọ̀ láti oó yẹn pé láti òdó tààtí ìmọ̀bí láti kàá. ìjòkólẹ̀ kọ́ ni ní kéwù lábẹ́kà ni àbíwá sí ọ̀nà oko àbí ìwẹ̀yẹ̀ tí mẹ́lẹ̀ níjọ́tàwà náà ti ń jọ máa kéwù ni wọ́n ti ń kọ́ ni ní kéwù kọ́lọ̀n tó wá pé mo fẹ́ kí ọkùnrin sẹ́ kí tẹ́lẹ́tò lárúbáwọ́ tó wá dé ní gbogbo agbègbè yìí ibo ni wọ́n ti kí lọ́dọ̀ bàbá wọ́n àìyé ìjà alára àìyí bí kò lè làásọ̀ tí wọ́n fi kó lè àhàwà rẹ̀ wọ́n fi kó lè sàáàtì Wọ́n á gbẹ́lá lórí bàbá tó Àhàmàdù tàbí tọ̀dọ̀ dákọ̀ ìmá dákọ̀ ní oníjà náà pààrẹ ní ó jẹ́ a dákọ̀ wọn bá ti ń dákọ̀ Mùhammadu lórí gbogbo ẹni tí wọ́n ṣe rere fún níkọ̀nílẹ́kọ̀ọ́ bàbá ní aṣọ ọ̀rọ̀ wọn yóò gbàsìkò púpọ̀ púrógámù tó kù àti gbogbo àwọn tí tún ṣiṣẹ́ pẹ̀lú wọn tí wọ́n jọ ń parapọ̀ ṣiṣẹ́ ìfẹ́jẹ́ tó pọ̀ ṣiṣẹ́ láti dálé kéwúrẹ̀ láti dá mọ́sánláfílẹ̀ láti dá sàláàtúlẹ̀ láti máa mú àwọn ìjáde lọ́dọọdún lọ́dọọdún ní kékeré tẹ́mìnà ìjọmọdé ìwọ̀n pẹ́kẹ̀ẹ́ tàbí kẹ̀ẹ́ ní táàkì bí ni mọ̀nátàbà káfún ní joyè káfún ní sáadà àdúwárí bákan náà ni àwọn iṣẹ́ míì náà tó tún gbọ́ wá bá ní ẹ bá sá pẹ̀lú sí ọlọ́run kò ní parẹ́ al-khilafatul ardiyya ìjẹ́ àyífà lórí ilẹ̀ wirasatu adamiyya ogun tàà jẹ lára nẹ́bẹ̀ Ádámà gbogbo ẹni tí ó wáyé tí ó sàmì sáyé láà inú ọkọ̀ wáyé kọ́ sàmì sáyé lára àbí kọ́ wáyé káyé ọ sàmì sí ọlá ọkọ̀ ọ̀sẹ̀ ń bẹ̀. ẹni bá wáyé tí ó ṣe àmì rere sáyé lára nínú kìláfàtò àdàmíyà ni torí pọ́lọ̀ ọ̀zọ́fà جائل في الأرض خليفة قالوا وتجعل قال صدق بين وجهه يا رب قال ربك للملائكة Inni ìjá ìlú fi àìdè kàlífàtẹ́ni. Ilé kí ó la wà lọ́jà mẹ́nu kan ọ̀rọ̀ bá sù tààrẹ fíyà, ìlmíyà, sàkàfíyà, falsafíyà. Kọlu àtẹ̀jẹ̀ alùfí láàmà yògùn ti dùn bí àwọ́ ìsìnkú ti máa. ọlọ́run yá dámà àkọ́kọ́ ní sẹ́ pé lọ tàlífà orí ilẹ̀ ìmọ̀nìkan náà pariwo ní orinṣẹ́ irinṣẹ́ tó àgbé fún tí wọ́n pé fún iṣẹ́ tó fẹ́ ṣe pọ̀ ìníjà ilú ń fẹ́ khalifa mo fẹ́ fẹ́ nìkan sàáró lè mi ọlọ́run yóò máa ṣe bí mi torí ẹni tó bá ti jẹ́ khalifa àrólé ni tó gba sẹ́fọ́n ẹnìkan sí Bọ́ọ̀lù àjẹjẹ́lù fi hàn máa yóò fẹ́lú sí ìrọ̀. Ìmẹ̀ ọlọ́run álìmù ní mímọ̀ ìwà Ádámà máa fi ìmọ̀ ṣiṣẹ́ lórí ilẹ̀. Inni ja'ilun fil ardi khalifatan. Khalifatul al-hikamiyya, al-hikamiyya, ìjẹ́ àlífà tọgbọ́n tòye tàbí ṣe hukumu ìdájọ́, ìwà Ádámà Khalifa tààmírò l'árùdì bá ti jẹ́ kí ilẹ̀ ó máa jẹ́ ilẹ̀ tí ò ní parẹ́ náà ni bá ti fún ilẹ̀ lẹ́mì gígùn tí ilẹ̀ ó fi máa jẹ́ ilẹ̀ tààmírò l'árùdì mo fún Ádámà máa ṣe bí Ọlọ́run ní kíkọ́ ọmọ ẹsẹ̀ kàlífà orí ilẹ̀ pẹ̀lú kọ ọmọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ẹwọ̀n bí i tẹ́kínọ́lọ́jì délé tí ọba sí al-khilafatu al-ilmiyya allati warasnaha kó débi àwọn ilmọ̀ tàbí àtùl àrdíyà geography ilẹ̀ àti fálàkì sáyẹ̀sì òkè sẹ́mà ìdọ́lọ̀ fẹ́ tàbí àtẹ́mà wá sí sẹ́mà láìkọ̀ sí nírin iṣẹ́ ìlà torí pé kò sí ákìlù kí í ṣe tẹ̀dìbírù àti tẹ̀dìbírù lọ́dọ̀ àwọn màláíkà ọ̀dọ̀ àwọn ọmọ Ádámà ní ákìlúwà áńkàyí tí ó sì tẹ̀kìlì yóò rò nǹkan síwájú tí ó tún lè tẹ̀kìlì tí ó tún rò sẹ́yìn ìró síwájú rò sẹ́yìn ní bí sáyẹ̀n ní ọba dájú màláíkà lọ́bẹ̀ lọ

ìwọ mọ́sẹ̀ ìwọ ni ó ṣe ìwọ jẹ̀bi ìwọ jàre àwọn adájọ́ àtàwọn lọ́yà rẹ̀ ìlú tàbá àdámà yìí náà nínú ẹrù ànábì àdámà yìí. Ìjà ilé òfin àrì ìkàlì bàtà. Ààrẹ kéwúlẹ̀ ká máa kọ́ ni ní kéwú. Kádá àti ilẹ̀ kàmàtíwáàsì. Kádá záwẹ̀ alẹ̀ kàmàtí zíkìrì. Nínú kìlá pàtó àdàmíyà ni ayé ọ̀sá ni parẹ́ ìná ni pé a máa bá lọ, a máa bá ti bàbá lọ. Ọlọ́wọ́n fún bàbá wa ń ṣe Bàbá bí kan ṣẹwà Ahmadu àti gbogbo àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú wọn tó ní bí ń jò ní. Ọwá fi dórí àwọn àpáwa náà tọ́kọ̀ wọ́n bí ṣẹ́ta Adam, mi ṣẹ́ òkàmálù tí ní làdàbí, mi bàbá alágbàjà àti gbogbo àwọn àpá àjàǹkàjàǹkà aláyá àtàwọn tí gíṣù

ká máa bímọ lọ ká máa pọ̀ sí ara pẹ̀láfà àdàmíyà lè fẹ́ṣàrí táwà jẹ́yà ẹni ọmọ bá kọ̀dí ọkọ̀ sí bóòní òṣè ní sì í ṣe kí ó fi mọ̀ pé òun wá báyé ti ni òun wá báyé jẹ́ bàbá wa tún ayé ṣe bàbá wa pípẹ́ ẹwù ọmọ ọlọ́run tó gbèyàn látara wọn àádọ́ta ọdún la kà fún lè kéwu ti lárúbáwá yìí táà sọ pé lè kéwàá jù kókí tí ó gbà àgbàlagbà yìí kéwú lọ́dọ̀ wọn ọba tí wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ni bá ṣe eré ọlọ́gbẹ́ àrí bàbá pẹ́ mẹ́jà padà sí bọ́ bá wọn ọlá mẹ́bíwá Muhammadu àwọn ní sáyẹ̀nsì tí wọ́n ń gbé tẹ́kínọ́lọ́jì jáde ìlàfà àdàmíyà náà ni ẹ̀tọ́rin ìmára wọn ẹni Àwọn agbìlọ̀dọ̀ àwọn màláíkà, wọn àwọn àbá ní kí ló ṣe lọ́lọ́ ń dápò àti máa fún ẹgbẹ́ nǹkan mẹ́ta lámà nínú tí ń jí ṣiṣẹ́ àfàálù ń bẹ̀, òrùfù ń bẹ̀, àti máa wù ń bẹ̀. Kí láwá ṣe tọ́lọ́

òun ni ìkàmíyà ọgbọ́n tọ́lọ̀n ti bẹ̀rù fà náà Adama ẹlẹ́ẹ̀kẹta òun ni tààmírù l'árùsì ìmáratù l'árùsì kama jẹ́ kí ẹ̀mí ilẹ̀ okùn àìyàn ìmára ìsì ti alif torí alif náà ni khilafa ìmára nù àmọ́sí àìyàn ìmáratù l'árùsì ẹlẹ́ẹ̀kẹ́ rí rẹ̀ هنا واني الاخلاق الطيبة يواري تركي ولن تخلقوا باخلاق الله فهو قلن هو من حيث الجمال لا من حيث الجلال لك كان يلون ان ديون كذب جدن بنو وثني خلق الله ادم على سورته من وصول فلسفة

المغالبة للحوادث والقيام بالنفس والوادانية والقدرة والإرادة قدرة lóti yọ̀dẹ̀ fádámà láti wá dáni yàtò dókè ọ̀yọ̀dá rẹ̀ fádámà kò sí ìlàfà mẹ́ alíwọ̀ jíúdù alíkìdámù òun lónìí alìbàkáwò àwọn àṣìfáàtò ṣàtíyà ni tí ó kún ẹni gẹ́gẹ́ bẹ̀. Alìbàkáwò. Alìmọ̀kálẹ́bẹ́tò lè hàwá dìsì, kó yàtọ̀ fún gbogbo ẹ̀dá yòókù. Òun ló ní wọ́lúwà dáníyà. Àwọn àìsọ́kùnrin ó dúró lọ́dún ìgbà inú ara rẹ̀ ní gbogbo ádámọ̀ ń bẹ̀rù. Àwọn àgbẹ́fẹ̀ látara àlùkúdúrátù ọba alágbára tí fún ilọ́ lágbára, ó fún ànábí ádámà lágbára kó lè gbé nǹkan, kó lè sọ, kó lè wù. Wọ́n lè Àrùn yìí ọlọ́run. Níbi jẹ́ pé àlìrádá tù, mòrídù ọ́sì jáde látara ìrádà. Ìrádà ń bẹ lọ́fíìsì ọlọ́run, mòrídá wá lọ́lọ́run tí ń fáwà náà lérò Ìmọ̀ ẹgbẹ́ ó fádámà ní mímọ̀. Iná náà lè mọ̀ pé ó fún ní kúdúrà, ó sì fún ní ìrádà, ìmọ̀ lápò lókítà ní ìyókù náà bẹ lábẹ́ Alhayatu. Alhayatu. Ọlọ́run bẹ, àyàtù tọ́lọ́run tó jẹ́ káwà náà máa bẹ. Nítorí pé háyù ni tí máa yù yìí, kí sì máa yù mí tù. Wà sáàmù. tí ń tó bá tọ́bá wá dìgbà kan ábẹ̀ ìgbọ́ tàbá tó fẹ́ láyé bàbá ẹ̀kọ́ ń tàwọn mímọ́ ní kó lẹ́sẹ̀ ti báyé ẹ̀kọ́ mọ́ ní tó dìgbà kan ìpadànú wọ́n lè bá sọ́rọ̀ ó fún wa ní ìrìnà látara ríran ti ẹ̀ kọ́lá bí ti tó tọ́lọ́run kọ́ọ̀dẹ̀ ààrùn wà mọ̀ ní kí wà kí lọ́dọ̀ wọ́n tó ní عادلا ومريدا رادعا ومريدا عالما وهيا وسميعا وبصيرا ومتكلما بابا كل جواني لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اوعد بلك انت عرف àwọn bàbá ìpínlọ kẹ́rin tí ó tó wọ́n sùn ọba tó fi ń ṣe ṣífà tó àrùn èrì ní bẹ́m̀bẹ̀ ọlọ́mọ́sàbà sáfà bàbá wa ẹjọ́ gọ́rọ̀ sí sáfà yìí torí àṣìkò prógámù kù lẹ̀ nínú ìṣẹ́jú mẹ́wàá jẹ́ ní lòpọ̀lọpọ̀ méjì báyìí lẹ́yìn náà káwà padà sí kí ni àwọn ọmọ tó kí torí pé àfá arígbọ́nà wà nábi tí ń bá gbàgbé mú tí bàbá sẹ́fọ̀wà dr professor abdulbaki shuhai tààgbọ́lẹ́nu táwọn náà gbọ́lẹ́nu sí àádà wọ́n kú sẹ́ akíwọn pé wọ́n kú dìde wọ́n kú kàrẹ wọ́n kú dìde àti bàbá wa olófún sẹ́ Usman àpapọ̀ àti jí kú àmọ́ tí àwọn CDP CDP òṣèlé ní gbogbo wọn kún bẹ̀ wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ọlọ́run tẹ́ ẹ̀mọ́ tẹ́ ẹ̀ntẹ́ kílé ayé olóbi àtúntò ìrọ́n àtúlọ̀ ọgbọ́n na ìlú ọlẹ́ ìfẹ́rú jọjọ́ láàrín rí gàlẹ̀ gbọ́hùn ká lè tètè dé tó fi yáwa nù ó tó yáwa dáa ní sí ni ọmọdébí ni wọ́n sùn lójú ọ̀nà ráì ló jẹ́ apẹ́ jù jẹ́ apá àwọn àfáwà àgbà ẹnu wọn láyá ti ákùrù zaman àti bọ̀tán ní ti dé ayé òsì ní parẹ́ àtà títí dìgbà tí àwárù àwọn ẹni ìgbẹ̀yìn yẹlùmúnà àwá ìlà wọ́n máa bú àwọn ẹni àkọ́kọ́ tọ́bá dìgbà táwọn ẹni ìgbẹ̀yìn bú àwọn ẹni àkọ́kọ́ nígbà tí mo yìí bá ń takò sí ìwò ẹ̀ nígbà tó mọ̀ ọ̀dọ́ máa ń mú olóró orí ẹ̀ àtàtàrílẹ̀ àmátù ràbátà ẹ̀mbọ̀ díẹ̀ díẹ̀ mi aláwọn tó wà dáadáa wọ́n fákà ogun ẹ̀yẹ́ bí rí jí mọ̀mọ̀ wáyé tó gbọ́dọ̀ ọlọ́wọ́ tó ráyè dáwà àgbàlagbà lóhùn ẹ̀tún ráyè tó àwọn àgbàlagbà nú ọlọ́wọ́ kìrí àwọn tí ó dùn àwọn náà nínú pẹ̀lú ògbó ọlọ́run ni wọ́n rán mi wá lè sàrá tí ó kan tó máa tó ìmìnà ń bọ̀. ni wọ́n sọ pé a lè bá dátò lè láàárín wà lè ṣe dí má tó lè àhàlè láà yóò má لله والهدمة لأهل الله هم الميراج إلى رهاب الله rí kéhù tàbí àwọn ọmọ kéhù orí orí ọ̀pọ̀ ọmọ léèwé àfikà ṣe dídímọ́ àfikà ṣe nǹkan mẹ́ta àzìyára tù ká máa fi àfáwà rò pé mo ní wá kí ní mo ní kọ́bọ̀ lọ́wọ́ mo ní kí n fóònù iná ni táwọn Ẹ̀ntú yìí mo rí bọ́dá kí ìrìnà kí ń fọ́ gorí àwọn tí ọmọ wá bí ìrìnàjú lọ́wọ́ yìí. Nígbà tó ní nǹkan mi kú sí. Kò ní dá káfí ìgbúmọ̀ kí àwọn àbáwá kú sẹ́. pa máa bí bọ máa bá wá nú jẹ́. Kò ní dá pẹ́kọ̀ orí ẹ̀ta ṣe bí a ti ké bí a ti al-ibadatu lillahi káṣì lọ́hun tààrà ní wákàtí mara wà lẹ́gbẹ̀ẹ́ máa tó rí àìyà káwà ma àwọn ẹlẹ́tọ́ wa ká fún ẹlẹ́tọ́ bí a ti kí ó bí a ti wà mọ̀nà mo máa lè mẹ́rà Gbogbo méjì lálé gbàtà fi ṣe dọ́dọ̀ ọlọ́. Àlèmẹ̀ ìráàjù tí gbé ní ga ní jẹ́bẹ̀ tí gbé ní gòkè. Akí bàbá wa, àwọn jánẹ́sì bàbá wa gbanú. Àwọn àbá wa bẹ́ẹ̀ bá wọ́wà sí fún bàbá, tẹ́ bá jánẹ́sì yóò bàbá ìlú ọmọ rẹ̀rìn àyè ìkárí. Bàbá wa ìmọ́mọ́ àgbọ̀nà, àwọn òsì táwọn fáwọn tóbi ju bàbá lọ. Tẹ̀rí ti jẹ́jẹ́ wọn ní bí ìgbà bá fẹ́ lè wọ́n àdìdì pẹ́rẹ́ wọn lọ lẹ́nu ẹgbẹ́ máa rán ọkọ̀ kàn mí bí ẹbá jásí ẹmọ fọ́ máa ẹgbòjú ara yìí mẹ́rin bá pọ̀ wọn nígbà yìí wọ́n kíkí ní báyìí bọ́bá sì kẹkún wọn wọn tẹ́tẹ̀ẹ̀tọ̀ ilẹ̀ máa ń tẹ́tẹ̀ fi tẹ́tẹ̀ ọlọ́jẹ́ arí tó rọ̀ bá Àlèbádẹ́bù

Táyé ká fọ́ lọ́rọ́ wá kí òkú ni, ẹ ojú àlárọ́ bára wa débì sí ìyẹ̀bí ẹ̀hàn alímọ̀dí. Ìgbèrè mà sọ́pọ̀, ọmọ fẹ́ kárí dímọ́ kú. Àwọn kan ní kúnlẹ̀ ọ̀dá, àwọn kan ní gáàsù jáde káàdẹ̀rí wa fún àgbàlagbà ọ̀dá mọ́, wọ́n ní ẹnìkan mọ́ nìkan lẹ́rú. Ẹ kò sí nǹkan kan lẹ́bá ti lé lẹ́bẹ̀ẹ́ bá all students wọ́n jáde nígbà kóra wọn jọ lọ́lọ́ sí nǹkan ìwé wọn kí èsè ti jẹ́ N'ile nílé ìwé àwọn old students wọ́n kóra wọn jọ wọn aláwọn fẹ́ kọ́ class àwọn fẹ́ ṣe àwọn fẹ́ kọ́ hostel ti kí ó jáde kẹ́kọ̀ọ́ jáde nìyẹn àwọn láti ní ẹmẹ́jẹ̀

Ẹni tó ṣe ìjímọ̀ tí ẹ̀, wọ́n pọ̀ tó wọ́n ṣe ìjímọ̀ ànábì Ibrahim, àmá ànábì Lútù. Ó ṣe ìjímọ̀ fà ànábì Ibrahim. Wọ́n à pé Lútù dìde láàrẹ́bì tẹ́lẹ̀, ìjímọ̀ tó ṣe lọ́rọ̀ ní òtìtọ́jú àbá rẹ̀ tọ́jú ànábì rẹ̀ báyìí, ìwọ́n نبي الله ذو القرنين عليه السلام النبي ذو القرنين على بي الله قدما لكم فلون يعبد الله تعالى على السلام وعلى بلو تجديد ويدمه بالعبادة على قدر عليه السلام أما سوى النبي ذو القرنين فوق عليه جكم بي حضر جكم إلياس جكم بي هنا ما كيو Zulkornain. Zulkornain tẹ̀ ní ànábì gidigidi ni tọ́ka ayé ayé ọlọ́lá ọlọ́run máa ń rìn kiri gbogbo ayé lọ́kàkiri. Ààrin ìjọ kan gẹ́ bí sáà gbọ́ lẹ́nu ẹ̀ta ni àwọn atọ́kí ń tọ̀ náà ní ká bàbà jùkú láti gẹ́gẹ́ bí átùmọ̀ tuntun wá. Zulkornain ni wọ́n lọ púpọ̀ àwọn ọmọ tó rẹ̀ lẹ́yìn. Àdáàrù jẹ́ kan ìwọ máa bẹ ní Mẹ́ìmánà. Ìlìyà à ń wá máa a à omi ìyì máa wùláìní àwọn máa wùláyà omi ìyì níyàn bí yìí inú yìí ta ọlọ́run ní omi kan bẹ ká wà lọ àwọn anìkálùkù ẹ máa wà ìwọ mú bí ìdání ẹ̀yìn ẹ̀tẹ̀lé ìwọ mú bí ìdání bí kí bàbá wa kíkà yóò ti wa lọ́tọ̀ ti ẹ̀kọ́ tí mo fẹ́ fún àwọn ọmọ tí ó bá àgbé tó ìṣẹ́jú méjì ní wọn fún mi annabi annabi tó kọrù ẹmọ ọlọ́run fún ààrẹ ó àwọn wá ọwádà níyàn wọn tó bá pé omi yìí ni omi tí àfáà mi ní ọlọ́run ní ká wá jẹ́ rámì láì jẹ́ rámì láì ọwá rámì ọ̀ ọwá padà sọ́dọ̀ ànábì ìlúkọ̀ ní omi tẹ́ ní àwọ̀ àpọ̀ ọ́tà tí mọ́rá pẹ̀rẹ̀ omi kan bí kan báyìí báyìí báyìí gbogbo ẹni tí ó bá jẹ́ ẹni ọlọ́run láyé mọ́lọ̀dá fọ́kọ́ ápọ̀ta ni ànábì àárẹ̀rò tí mú mi náà ànábì ìyá sí ní ààrẹ ìwékọ́ ní ẹni wá ní omi ọ̀hún ogun dáwà àwọn ọgbọ́dọ̀ mú gbàtẹ́ ní kún ọwọ́ alọ lórí ọ̀dà kò burú bó ti rínú lọ mú bẹ̀ ọmọ sẹ́kù àìmáyà ọmọ tó wùlà àwọn òfin sí ibi kan dájà ń bá àbá náà kọ́lọ̀ ọmọ tó wùlà jàmbá rẹ̀ débi ìyàwó ẹ̀

tọ́wọ́n tọ́wọ́ tó ní òṣúlù káàm sí ìdẹ òṣúlù ifá òṣúlù ògbogbo òṣúlù ògbòrò tó kárí ayé yóò bá kádàrù pàdé àdúkọ bá ilẹ̀ yásù pàdé pàápàá sí lọ àgbàjẹ̀ kádàrù látara bẹ́ẹ̀ àìsẹ́ kìíyànà ní ẹjẹ́ rẹ̀ kò mbè yìí annabi Musa alayhi salatu wa salam annabi Shu'aibu ìsìnlọ́n jẹ́jẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá wa ti rí nìsìn ṣẹ́rí pé wọ́n rẹ́ni jọ ìyé tàbí sí ayé ní mo ti fẹ́ sí ọlọ́màtà sí àmà ọ̀rọ̀ àmàrà tó wà lẹ́rẹ̀ lórí ọkùnrin yóò ti dálìkì àmà àtọ́rọ̀ náà ó àmá ó sọ́lọ́run tó bí tí ò ní sí bàjẹ́ mọ́ tí ó kù ìmọ́lẹ̀ mi lọ́mọ rí pé wà bá mi lọ́lọ́run sí fún bàbá bó ti ṣe fún ṣùgbẹ́ mú orí Àlẹ́lù mú káwà ṣe tó tí máa tò áyébù lórí àwọn ọmọ agbé rẹ̀ méjì kọ bá lọ́mọ sùn rẹ̀ ọmọ tí Ànábì Mùsá mo wí kọ̀pá ọmọ Ṣùrẹ́kù méjèèjì sí. Àwọn méjèèjì ọ̀rọ̀ orò apá alágbára kan pàdé ò kí é jí sí àà omita fẹ́ sí odò omita àrí sí òun lọ́bá wá sí. Wàhálù mọ̀ yẹ́sà jẹ́tẹ̀lù kàwí yìí lámí ẹni tó ti dáa kọ gbà sọ́dọ̀ kọ máa mójútó ilé wa àtẹ́ran tá ń dà náà lálágbára gbà sọ́dọ̀ ọ̀rọ̀pọ̀ ń bẹ̀ torí àsìkò òṣèlú méjì Bọ́lọ̀wọ́ Annabi Ìsúwẹ́, Musa ò sí jàmbá kò sí jàmbá kò sí jàmbá fún àwọn ọmọdé méjì. Ní ṣẹ́rù bá bọ́wì láyé àti nùbú wà sílá. Kí bàbá rẹ̀ tó lọ ẹ̀dàpọ̀ ẹjá agbádá wọn wọ̀, ẹni bá rí agbádá ẹkó he, ẹni bá rí bùbá ẹkó he, ẹni bá rí fìlà ẹkó he, agbádá àsọkọ́ ni ń wí o, ìyọnu wọn là ń wí nì. Bọ́ọ̀bá lọ rẹ̀ ó kó wọn látọ́ta àwọn bó láti yí ọ̀nà bàbá irú wọ́n lẹ̀ ẹwọ gbogbo lọ́rí káàkiri tẹ́mì wọ́n kò báyìí tó fi pẹ̀lú ọlọ́mbáyìí tí ó dàgbà àyà tí ó dàgbà burúkú àgbà kágbà torí owó láti dáwà yìí Nabiyullah Musa alayhi salam. Musa fún ara ìkẹ́ ọlọ́run kọ máa bá pàtó ọ̀nà dáàfà gbà. Ya'budullah ta'ala. Ìṣẹ́lọ ọwọ́rọ̀ tí wọ́n máa ṣe. Oyàdún òun fi ìbábẹ̀ ti Harun. Àwọn tí ń bá gbómi àlùwàlá tí máa gbé ìṣẹ́ àlùwàlá àtàwọ̀ kírun àti tẹ̀sùbá mi dà, ànẹ́bì Harun Kò tó rí fún ọkọ̀ ẹgbẹ́ kókò rò sí ìdímọ́. Látara nẹ́bì wọ́n sá ní arúgbà ti dà nẹ́bì.

yọ máa lọ lílà àti gbóbi ọ̀rọ̀ yúsáwì jásí yúsáwì lọ wá pé ọ̀pá níjọ́ tí ohun tí hì sáàlẹ́bì mọ́ta ṣubú síbẹ̀ pásìkò rẹ̀ tó òun lọ́wọ́ ní inú ojú òní ti ọ̀gá mi níbi ọ̀gá mi jagundé ọ̀pá àdínì yìí kò ní ṣubú lọ́wọ́ gbé dání ọlọ́run mọ́dọ̀bí ọ̀gá mi ń dágá mi tó kù yìí ń dá fún mi kí n ṣe bàbá yóò ní ta ẹ̀yìn náà wá tó gbé ọ̀pá alẹ́ kí ó dání gbogbo dá ilá bá dá ọlẹ́ kò ní gbogbo ní ṣubú wọ́n yìí fi kíìlù ọjà dádú rẹ̀ bí ọmọ kéwú mẹ́wàá àwọn àwọn nàkíbù bí méjìlá ní ẹgbẹ́ fún ànábì Mùsá ìdíkílù mẹ́mbẹ̀ ìkílìlù mẹ́mbẹ̀ hùsẹ́ìlù mẹ́mbẹ̀ yúṣàwù mẹ́mbẹ̀ àárùnà mẹ́mbẹ̀ ọ̀kátọ́ sakọ díẹ̀ tí ẹ̀yí wọ́ta ń pẹ́ nǹkan ọdún náà nígbà tó dé di owó ọkẹ̀yìn tọ́lọ̀ fún wa owó ọwá àgbẹ̀kọ́ lọ́wọ́ kọjú sọ́lọ́ kò sí kọjú sí mọ́lọ́ níbi náà níbi rẹ mọ́ ọwọ́lẹ̀ lóyẹ̀ ẹmọ́ta ìjọ́lọ́ Annabi Musa, Tawaka Annabi Isa Jesu, ó gba àwọn méjìlá tó tẹ̀lé àwọn gbogbo wọn ló bí nǹkan. ẹ kúrò ìsẹ́sẹ̀lẹ̀ náà ilé ìwọ̀n ti ní ìlú kàkàzà bó hàn mọ́nú yàtọ̀ bá àzẹ́sìnà kò máa bí sàbí àwọn ọ̀bí ẹ̀bá jésù láyé àwọn kúrò rẹ̀ ni ọmọ kéwọ ọmọ kéwù jésù mọ́ àwọn náà wá ń ṣe mẹ́rẹ́ kò fi jésù lọ́lọ́run sọ̀rọ̀ wọn nù yàtọ̀ ẹjá tó bá bàbá wá ti dúró pẹ̀lú òkú ọlọ́run láyà ọlọ́run ọgbọ̀ sí wa lọ́rùn

gbogbo wọn lọ bẹ́ àti Usman wọ́n pàpà náàbì sáyẹn ẹmẹ́jì àgbà láàbọ̀ tẹ́rí gbà tá ń gbà láàbọ̀ lọ dá púróbùlẹ̀mù rẹ̀ ẹni bá di dókítọ̀ nù ní kọ́mọ́ gbàgbé ilé ẹni bá di lọ́yà nù ní kọ́mọ́ gbàgbé ilé ẹni bá lówó nù ní kọ́mọ́ gbàgbé ilé bẹ́ bá máa ké ojú kí láti pè wá ẹ̀yẹ olóyè tẹ́ẹ̀kàgbò yẹ́ lọ lórí àbẹ́ ìnáwó الحديث وآمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه الخلافة العربية تاوي كيف تنلولوا على خلافة ẹni ọlọ́run bá wá pọ̀ á sì kí sọ́dọ̀ rẹ̀ pọ́nà mànà Bàbá náà ní náwó síbí. Mọ́ pẹ́ wà lẹ́fẹ́ ná sí tọ́lọ́run kó sàbámà sáàjì dìrì. Ààrùn bí lẹ́yìn wọ́n fún òní ẹgbà fọ́lọ̀ mẹ́yẹnyà ẹ̀tìgbà fáwọn àfáàbà ẹ̀tìgbà ìdá púpọ̀. Wà á ń Masiru bi arfin wa idin ne wa an rasa kun wa kuku. Wa an fi kumin ma ji alaƙon mustaqali bi nabi. Mustaqala fi na fili. Mustaqala bi nabi. Mustaqali fi na fa'ilin, mustaqala fi na. Àwọn kọ́ ni mustaqali fi na. Àwọn ni mustaqala fi na. Aya wọn ni ààrẹ ìgbé ayé fún wọn ni wọ́n kò mẹ́rin báyá. Ẹni a fún ọjọ́ sì náà bí ọ̀bá náà àgbà lọ́wọ́ ẹ̀ ẹni alábẹ̀ tó kọ́ náà tó bá dìtì pẹ́kọ́ náà bí ọ̀bá gbé lẹ̀ ní àyín àwọn tí ń galágbára tó tún pé ìgbàdúwà bá ọmọ ògbé pọ̀ sí ẹgbà kọ́ tó mẹ́ nígbàgbọ́ Owó ni tàràtí ná tó fi tó gún owó lọ́rin mo wí sálẹ̀ gàbà yọ ọ̀yẹ́ àà àwọn ọ̀pẹ́ mú ẹ̀hùn tó wá kìí là ń sọ ọ̀rọ̀ pàá

لا تؤمنون بالله ورسوله أبي والرسول وما لنا أبي والرسول نجد تحت وجهك لنا وبعد سلام قولي يوم ليلة وما لكم لا تؤمنوا بالله كلا سيدنا يديك فعله والرسول يدعوكم لتؤمنوا بالله والرسول يدعوكم لدور أوضعتكم Àmọ́ ọ̀dákẹ́, ṣé ọ̀dákẹ́, ìmọ́mọ̀ ọ̀dákẹ́, olóòtúrọ̀ ọ̀dákẹ́ dáa ń fi ẹ̀ṣẹ̀ tọ́lọ́run, ẹ̀ṣẹ̀ tọ́lọ́run, ẹ̀ṣẹ̀ Tẹbá fẹ́ wà lẹ̀ fún òfin lọ́gọ́rùn-ún, tẹbá fọgọ́rùn-ún lẹ̀ fún òfin lẹ́gbẹ̀rún, ní ìmọ̀ ìjájú ti kí n tó jòkó, èmi náà ẹ̀wọ́n tó dáwò bọ́yá ní mo ti, ní lásán ni, ẹgbẹ́ wá bí á bí àtírẹ̀ mú yóò wá ò ọdá bí ọgbójú ọmọ adájọ́ wá gbọ́ tí ẹlọ́kàn ọ̀rùn ẹgbẹ́ wá ẹgbẹ́ kàfí ẹ̀yìn ríjì nínú ìrìn lọ́wọ́ ọkọ̀ náà ẹ̀yìn lẹ náwó sí kọkìtà báyìí àbáwá lórí àtẹ́rẹ ẹ̀yìn ẹmà láti fi àwọn ìríjì ara yìí ẹ̀yìn ní bí ilé ìrìn lẹ́sìkò yìí ẹ̀yìn lẹ náwó dé bàbá àrí jàràbí àkókò bí sọ́rọ̀ fún lọ́dọ̀ àwọn obìnrin jẹ́ ẹ̀yìn méjì ẹ̀lọ́dọ̀ àwọn obìnrin bàbá àgbàlagbà ẹ̀yìn méjì ẹ̀dọ́mbì jẹ́bẹ̀rẹ̀ bàbá ẹ má bá ń pè àwọn àgbààgbà fìlíjì Ìtúnfì kún fún ìṣẹ̀bí ìlà àwọn ìkàfẹ́ mọ́dé. Ẹgbọ́n náà ó lówà. Ọmọ lẹ́gbẹ̀ẹ́ ní àyìn. Ọjọ́ náà lọ́pọ̀ ayélùsù rẹ̀ máa pè ní lọ́pọ̀ ọ̀pọ̀ lẹ́yìn láti lágbára ń ti ma àwọn akó lọ́dọ̀ sí àtún wá bọ́gọ́rọ̀ àwọn tí ó bá tọ́kàn àápè àti kí ara ìkùránì káṣí èrò kárí káṣí àti kí ọ́ nínú wọn fún pátíkà káṣí èrò kárí torí pé owó tó wọ́n lẹ́tí ìgbà ibi dàbá yìí mo rò pé

اللهم إنا نسألك موجبات رحمتك وخزائن مكرتك إلا فرجتك ولا دينا إلا قضيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ينزل الله في أصل الأخير في هذا السابق من Bọ́bá ti di mẹ́wàá gbẹ̀yìn oṣù sàbánù, àwọn màláíkà jẹ́ ìmọ̀ ọ̀sọ̀kalẹ̀ nù. Bọ́yà kú ló máa ń yẹ ṣẹ̀ṣirò ní ìbá àti ìrọ̀lá. Àwọn màláíkà ìpẹta. Ọlọ́run ọba wà. Yẹ́ Sáàbíà ilẹ̀ sẹ́mà ìtòlẹ̀. Ọlọ́run ọba ọwá máa ń sọ̀kànà láti sọ́mọ̀ òkè ọ̀bọ̀ sí sọ́mọ̀ àkọ́kọ́ gùn láyé. Ibi mẹ́wàá gbẹ̀yìn ṣàbáyìn. Ibi mẹ́wàá gbẹ̀yìn ṣàbáyìn. Ọyọ̀ fóòlù. Ọlọ́run ọwà sọ pé. Mẹ́yìn ẹsẹ̀ kírò ní ipa àgbìrànà. Ààrẹ ni tí ó tọrọ àgbóríkì mú yí ni kí n borí kì í. Ọmọ ẹsẹ̀ inú ní ipa àyíni. Ta ni wárà lọ́wọ́ kí n ràn lọ́wọ́ lórí bùkátẹ̀? Ọmọ ẹsẹ̀ kírò ní ipa àǹsọ́ra. Ọlọ́run ó kò ta ni wárà tó lórí ọ̀tá kí n fún. Allahumma inna jinaka mustaghfirin. Ọlọ́run àwádé àwádé àforíkì rẹ̀ foríkì. مستعينين بك ومتوكلين عليك ومستكيفين بك ومن الذي استرسلك ولم تنصره ومن الذي استعان بك ولم تعينه ومن الذي توكل عليك ولم تكفه وكوثر وكوثر وكوثر أنت بهوائجنا أليم حفيظ وعلى قضائها قدير وهي عليك يصير فضلا علينا بقضائها يا أكرم الأكرمين يا أسرع الحاصبين يا أجور الأجورين يا أرحم الراحمين يا رب العالمين Gbogbo ẹ̀tẹ́ ẹ̀tọ́ bàbá nú tẹ́tọ́ ọkùnrin jínú lọ́kùnrin lóbìnrin ọlọ́gbà àtàrí náà nú ọ, wọ́n tẹ́ ilẹ́ ṣùgbọ́n fún ọ, yárí bàbá ọgbẹ́tẹ́ ṣùgbọ́n tẹ́wọ́n dáa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 الطيبات والصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بسم الله كان من يكون الرحيم يكون gbogbo dáa أو kó o gbogbo ń ta òfẹ́ kó ṣe fún wa dákun máa ṣe ṣe Gbogbo ọ̀tá àmẹ́ta òní mú wa dákun máa ṣe ṣe àmì nífẹ́ ìlà àwọn ìṣẹ́gbónú àwọn ilé Gbogbo ta lẹ́gbọ́ ti fún wa ọlọ́run dáàbò sí. Gbogbo ta lẹ́gbọ́ ti fún wa ọlọ́run dáàbò sí. Gbogbo ta lẹ́gbọ́ ti fún wa ọlọ́run dáàbò sí. Gbogbo ta lẹ́gbọ́ ti fún wa ọlọ́run Bàbá tó jẹ́ لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إلى في مرحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف èyí tó kàn ní sí ìwọ̀n náà ní kí á